الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتوقع الله سبحانه وتعالى أترى عليك كاتب يفعل محمد صلى الله عليه وآله وسلم أنسى لا يلنبقى إن تنكني الخشوع في الصلاة ونبكي أني kíyàn pay attention lórí ohun time tí a bá ń kírù lọ́wọ́ kíyàn make sure pé gbogbo ọkàn yíwá lórí ohun so wọ́n ni amma al-khushu' fi salati fa huwa ruhuha wa yukthiru tí wọ́n lórí ohun yẹn ohun gangan ni ruhu yẹn kí náà pè ní ruhu ohun gangan ni ẹ̀mí yẹn wọ́n kí o ni thawabu ní fún ma ń pọ̀ o ni ládá ìmú fún ma ń ṣe kí ló ma fi ń pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ma ń dín ládá ìmú kù èyí ni pé tí kòṣó àti eh, owó tó bá ti lẹ àbí tó bá ti kú dẹ̀ ní ẹ̀gbẹ̀gbẹ̀ fún ààrẹ náà ti affect ẹni ẹ̀ wọ́n ni hasba ma aqalahu al-musalli minha wa Allahu ta'ala al-khashi'in Allah subhanahu wa ó ti ó gbé orí ó dẹ̀ gbóṣùgbà kárí fáwọn tàjá àwọn ọ̀ṣẹ̀rún àwọn tó jíké tàbá ń kí wọn ọkàn mọ́ wá rí ẹ̀rù mọ́ bá wọn ọkàn wọ́n dẹ̀ mọ́ wà ní bẹ̀rẹ̀ tí wọ́n kí ọlọ́run ni qad aflaha al-mu'minun ọlọ́run láwọn mùmínì ti sórí rẹ̀ alladhina hum fi salatihim khashi'un àwọn tó ṣekẹ́ tàbá inú tó ń tọ́ka ló ń pè yẹn ní ipé yẹn mújú tó rùn oníkẹ́ ẹni kòṣó lórí rùn wà hudurul qalb kí ẹjẹ́ kọ́kàn yẹn dú kọ́kàn yẹn máa rùn káàkiri wà tadabburul qira'a kí ẹ máa ronú sáwọn nǹkan tí wọ́n kà ní Qur'an wà fahmu ma'aniha kí ẹ understand àwọn ìtumọ̀ rẹ̀ gbogbo lè wọ́n fi sọ fún wa kí yẹn mújú tó ìmọ̀ ẹ̀sìn kí yẹn dedicate life ara yẹn fún ìmọ̀ study ẹ̀sìn Ọlọ́run subhanahu wa ta'ala mo ló fi gbọ́n tí wọ́n ń kà yìí واستشعار الخضوع خضوع والتواضع لله عند الركوع والسجود و وامتلاء القلب بتعظيم الله جاجب يعني كي ما كي ما ني فيلين يكبر يعني سوى جلابة با قد جلالهم بتين باتوا لو ركوع الله مونسي ركوع فبايو مونسي دافون سجود إيه الله مونسي الله هو نكان مون فوق الكلفون إيه فوق الكلفون ككان بقول تجيتوا ورا إيه بيفني بودي so kí wá ní tàwádù ìṣíwájú ọlọ́ọba ikú ọlọ́ọba èmi gbára mi gẹ́gẹ́ bí ẹlẹ́sẹ̀ síwájú rẹ̀ o kò sì sí nǹkankan ìwọ nìkan náà ni kò sọ́dọ̀ nìkan tí mo lè sá lọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kọ́kàn wá kún kẹ́kẹ́ bí tààdímìlá pẹ̀lú ìbàbàrà ọlọ́run ọba wàtẹ̀kìdísìhì kí yàn àyíṣàfọ̀mọ́ ọlọ́run inda tẹ̀kìbí jẹ́ pé lóòtọ́ Allahu akbar bẹ́ẹ̀ náà ni ọlọ́run náà ni fi ń tóbi jù náà ni والتسبيح ìsàfọmọ́rọ̀m subhanallah bihamdi subhanallah al'adhim àwọn tasbihá tó tán sí jẹ́ kó jẹ́ pé bó sí ń ṣe subhanallah yẹn bẹ́ẹ̀ ló ṣe gínú mẹ́rin kí mún sàfọmọ́rọ̀m náà wà fi sa'iri ajza ìsọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni láwọn àwọn akínàkì yóò rígun sọ́lá yókù náà wa mujanabatul afkari wal khawatir ad-dunyawiyya kí wá jìnà sáwọn ọ̀rọ̀ ayé gbogbo àwọn ìròrí ayé kìníkan ìgbà owó business tí mo ń ṣe

time tẹjọ ń ṣe mítì lọ́wọ́ yẹn mind yóò wà bẹ́ẹ̀ ni 100% fẹ́ẹ̀tẹ́ tí bá fẹ́ wá wọn kíni ní wíwá àsìkò inú wọn wá ó pay attention full attention kí àwọn fẹ́ gbéṣẹ́ kíní kan millions fún mi ní o ah kíní kan kíní kan ó máa pay attention sí gbogbo detail ó sọ báyìí ó sọ báyìí okay. ok ilé gbogbo point ló mọ̀ dìmú nítorí ayé tàbá déwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwọn ah, ọlọ́kan wá lè bá ṣe ń kírun ìrun sì ní ó yẹ kó ma jẹ́ kọ́kan wá rọ̀ ní ìrun ní ó yẹ kó ma gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tàǹsẹ̀ ó yẹ kírun ma ṣiṣẹ́ lórí ẹni yìí ni kí a sọ̀ládẹ̀ ní kọ́wọ́ yẹn ha anil fàṣà ìrun ma ń kọ̀ fún ẹkùn bí fàṣà bọ̀kúlù táwà wá ń kírun tí wọn ò wúlò ibi tí wọn ò ti rí nìyẹn because tó bá fẹ́ sàwọn kan tó bá kódà tó wà hakir nínú ọ̀rọ̀ ayé ó ń pay full attention ó ń ṣe kọ́ọ̀sì kan online mathalan bóyí òun study kọ́ òun study kíní kan time tó bá ń ṣe kíní lọ́wọ́ tó ń gbogbo ẹ̀ tó ń ṣe kíní kan tó kúrẹ́ gba certificate tó fi fílì portfolio tó fi ṣe kíní kan kíní kan tó fi ní CV tó fi lè bà rí bí ríṣẹ́ ó pay attention tó bá ti ń wo kíní òkè wọ́n sọ báyìí how much more ọrọ̀ orí òun ló ní rẹ̀ tí kíní attention jù kódà tí ní ti bá ti fẹ́ mọ̀ bọ̀ wá àbí ká imagine yípo wà ní presence ọ̀dọ̀ ìkan nínú àwọn alágbára ayé àbáwọn olórí ayé pẹ̀pẹ̀ yìí ní àà ah, tí bá dùn ní inú ó súnmọ́ kí eré ìtẹ́gbé jáde mí tó bá lọ́dọ̀ ọba ìbó sì mọ́ sí yẹsà yẹsà ní bó sì mọ́ sí yẹsà ókèsà ókèsà ókèsà ókèsà tó bá wọnú ọ́fíìsì ma wọ́n àrí mọ́ bọ́sọ̀ ọlọ́kọ́ àjọ kọ́ báyìí wọ́n ti mọ́ àfá yìí kọ́ àwọn síbá yìí kò tí kò pọ́síbù tó mọ̀ pé ó ti mọ́ tí ó tààrọ tàbà lé lórí àwà pé full attention láwọn bẹ̀yẹn tó bá ti wá dìbí ọ̀rẹ̀ sí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àmà sí pàtìpàtì bó sì wá tó ń ti bẹ́ẹ̀ á tún mọ́ rí ti kọ́lọ̀ tó gbádùn àwà bẹ́ẹ̀ náà rárá o wọ́n náà kọ́kọ́ gbìyànjú síwájú Ọlọ́run subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni yóò lè pé yóò sì lè jẹ́ màláìkà àmọ́ ìdíwọ̀ ní gbìyànjú tó ń sapá síwájú Ọlọ́run subhanahu wa ta'ala abúkà jùkú síbẹ̀ náà ni bal yakunu alhammu maksurun ala iqamatiha ahammu yẹn tó yẹ kọ́ mọ̀ lórí ìrun ní kí mú ìfẹ́ tàbá ma ń kírun gẹ́gẹ́ bí last ni ta ma ń ṣe àwọn ìjọsìn Ọlọ́run gẹ́gẹ́ bí last ni bá ṣe ma ṣe ma yàtọ̀ pé ah last time last chance tí mo ní náà ní láti sin ọba irun yìí ló gbọ́dọ̀ jẹ́ the best one má kí irun èdè èdè ọkà má kí ní kí pé Allah Allah má kí bẹ́ẹ̀ وعدم الخشوع والخضوع wọ́n ní pé ẹ̀mọ́ rí ká máa kírun pẹ̀lú ìfọnúfọ́ra rọ́flà àti àìní khushu'a àìkó ọkànjọ́ àìsá ọkànjọ́ àìyẹpẹrẹ ara ẹni síwájú Ọlọ́run Ọba la hasilun laha wala naf'un fiha walidha jaa fil hadith as-sahih laysa lil illa ma akala minha kíní ǹkọ́ yóò mọ̀ dín ìran wa kù ní ó wà náà hadith pé ẹ̀rù ǹkọ́ kò ní kankan náà rẹ̀ àfi àwọn èyí tó bá ti pay attention wàlá wa anna al-musalliya qad yusalli as-salata fala yuktabu lahu minha illa sudusaha wa illa ishraha ó sì ṣeéṣe kẹ́nìkan máa kírun fẹ́ kí gbogbo ohun tí kíláàtì jọ yìí in tán kọ fún kò ju bí 16 lọ asudus àbí one tenth tó bá pín irun wọ́n lè bá sàsí mẹ́fà ìdá kan ní ti ẹ̀mbẹ̀ àtàwọn bá sàsí mẹ́wàá ìdá kan ní ti ẹ̀mbẹ̀ wọ́n ní ilé ǹkọ́ imam ahmad wọn àríjà àti abu dawud wọ́n ní annahu yuktabu lahu minha alqadru alladhi kana fihi hadiran allah khashia ìtumọ̀ nípa àwọn àsìkò tó fi pé ọkàn rẹ tó fi kó síwájú ọlọ́run pé òkè à ah, wájú ọlọ́run mọ́ wa tó fi ní kòṣúwà àwọn àsìkò nìkan ni wọ́n kà kọ fún ọ وقد يقل ذلك وقد يكثر بحسب الغفلة والانتباه ilé sì ni yóò mọ̀ pọ̀ ẹlòmí lè ní àfún ẹlòmí ní one third ẹlòmí lè ní two third hmm? ẹlòmí lè ní one four depending on bá ṣe pay attention sí wọn sí àbí bá ṣe pay sí wọ́n ni wal hadir al khashi'u fi jami'iha lahu salatu kulluha ẹni tó bá wá pé ọkàn rẹ̀ gbogbo wọ́n ni walgọ́fìlú láhí fi jami'i salatihi la yuktabu lahu shay'un minha intaha kalamu wọ́n ni ẹni tó yẹ kí bóyá tó ń fúwá kí ìrùntawó fọ́nú fọ́ra ní kò sí kẹkẹ tí wọ́n kọ fún wọ́n ni wali ihdari alqalbi fi salati asbabun minha ṣe rí kí ẹwà rí bí gbé kí ẹ̀rí bí kú ọkà papọ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọba ó láwọn tí ma ń bí ó láwọn asbab ẹjẹ́ ká mójútó àwọn asbab wọ́n dákọ mẹ́fà fún wa àwọn tí wọ́n na bá ti mọ̀tẹ́lẹ̀ tún jẹ́ pọ̀ nọ́ta mẹ́fà yìí akọ́ ni pé alisti'adhatu billahi ta'ala minash shaytanir rajim àkọ́kọ́ ni pé ìwá ìsọ́ lọ́dọ̀ ọlọ́run ọba kúrò lọ́dọ̀ ìsù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ìá ọlọ́run ó fẹ́ kí wọn a'udhu billahi minash shaytanir rajim a'udhu billahi ìwọ́n náà ti mọ̀ pé tó bá ti fẹ́ sí àwọn nǹkan tó kí náà pé ó yẹ ká ti ní ìntìbáhù sí àwọn àsàlíbù ṣètọ́n gbogbo lọ́n ti fún àwọn Qur'an gbogbo àwọn tips àwọn tíríkì àwọn ọgbọ́n ète tí ṣètọ́n ma ń lò a níwọ̀ náà wò kí ló dé tó ipò rí ìrún ni kódà tí ma ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn ó yẹ kí ẹ̀mọ dúgbà tí ẹ̀bá lójú ogun ni tí yóò ti dìdà gbogbo nǹkan dání pé ìrún eléyìí sẹ́ sórí ìrún súbí eléyìí wà lẹ́wọ̀n nímú kankan bẹ́ẹ̀ wọ́n ló ti dúró rí báyìí pé Allahu Akbar bí wọ́n gẹ́sẹ̀ ń ṣe gan òun ṣe bí ẹni tó ó wà lórí gan báyìí ó ti kọ́kọ́ sá gbogbo ọkàn rẹjọ síwájú Ọlọ́run subhanahu wa ta'ala bí wọ́n gẹ́sẹ̀ Allahu Akbar ó gbọ́ sáyà òun bọ́ sí ń ka fátíà òun fọ́lọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run ìwọ nìkan láńsí àṣẹ olùbí ní ẹ̀yìn ìwọ̀n náà bó sí ń ka gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ló ń fọkàn bá òun fọkàn bá lọ òun fọkàn bá lọ òun fọkàn bá lọ òun fọkàn bá lọ ṣètọ́ tó bá yá yóò jẹ tí ṣètọ́ bá rí pé áá ah, ah, ẹni ti fẹ́ gẹ́ẹ̀tì mílé ní o yóò ṣe sùúrù díẹ̀ tó bá rí pé bóyá o ti fẹ́ ma lose guard by yóò kẹtù ságídé ni ó lè gbé in tí ṣètọ́ náà mọ́sẹ̀ ni pé in téèyàn nífẹ̀ẹ́ sí jù ní sàgbé asọ́kàn yìí bóyá kíníkà ti ti jẹ́ problem fún yẹ̀ olúwa gbé asọ́kàn yìí pé kíní báyìí tó wá ń kọ́ ó lè gbàmọ́ lọ láti bẹ̀ ó wà lórí mú bí aláìsí ọkàn ti lọ wọ́n bẹ̀rẹ̀ sí mú ah kí ní ló tọ́ ó wà bẹ̀rẹ̀ sí ní máa ṣe istighsal ó wà ìṣẹ̀bẹ̀ ó wà máa continue pẹ̀lú ṣètọ́nù àjọmọ́ lọ ẹjọmọ́ lọ ẹjọmọ́ gbá ẹjọmọ́ gbá ẹjọmọ́ sọ̀rọ̀ ẹjọmọ́ sọ̀rọ̀ ẹjọmọ́ sọ̀rọ̀ ó wà rí pé at the end of the day in tó wọ́n wá inú wà bọ́ sí náà so àkọ́kọ́ ni al-isti'adhatu minash shaitan ẹ̀kejì ni pé تدبر القراءة في الصلاة وأنواع الذكر فيها ونبكي أمارون نقوى àwọn kí ní ń pè kìrọ́à kí tàdábùrù kìrọ́à ti fi sàlá kí a mọ̀rún nípa kìrọ́à bọ́ sí ń ka kùrán lórí rẹ̀ wà mọ̀rún sí yé kí ní ń ka yìí yọmọ̀l kìyàmà ilé hì ọlọ́run mọ̀ foríjì mi tí bá kúlé ní ń kọ́ fa kayfa idha tawaffatuhumul mala'ika yadribuna wujuhahum wa adbarahum tó bá jẹ́ mi mú wà ní rubí nǹkan táwọn mọ̀láíkà tàwà ń gba ẹ̀mí mi tàwà ń fi ìyà jẹ mí báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́kẹta ni istihdaru azamatillahi ta'ala ilé nínú tẹ́mìrí tó kúrú jù tó sì kéré jù ta mọ́ ṣe fi a mọ́ ń kéré filẹ̀ àìkí fìlì azọmọ́tùlọ́hì wallahi tàbá ma ń fìlì azọmọ́tùlọ́hì ni yóò ma jẹ́ tí ó ma ṣe rọ́dúrú wà kún bí àwọn kan tó pọ̀ yóò ma ti wá gan ṣẹ́rì ìstẹ̀ẹ̀dọ́rọ̀ azọmọ́tùlọ́hì ni kí ó wà nínú ọkàn yẹn kí ẹ ma fìlì títóbi ọlọ́run ọba subhanahu wa bí kí wájú ọlọ́ọ̀bá gẹ̀mù àbáyé Allahu akbar so wọ́n ní ẹni pé ma'rifatu da'fi al-insan wa fakrihi fi hali ruku'ihi fi hali ruku'ihi wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹrú ma kẹrú ma bóhùn ṣe lẹ́tọ́ àti bóhùn ṣe jẹ́ tálíkà tálákúta síwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní tàbí tó bá ń ṣe òkú

òun ni pé mọ́mọ̀ wò káàkiri lórí ìrun fíksì ojú rẹ jẹ́kójú rẹ jẹ́kó wà níbi sùjúdù rẹ mọ́mọ̀ wò káàkiri lórí ìrun kí ní ẹmọ́ bá ọ̀ṣọ́ jẹ́ ibẹ̀ ló ti rí nkankan tí ó tún gbé máa lọ fa inna nadara idha tafarraqa tabi'ahu al-qalb ìdí ni wípé tí ìwòye tó bá ti ń pọ̀ orílẹ̀ bójú rẹ̀ sí rí ọkàn tẹ̀lé ni àmọ́ mọ̀ mọ́dí ìsùjúd ibi tó fẹ́ forí kalẹ̀ sí mọ́ ọgbẹ̀ kò wá pí attention sí ibẹ̀ yẹn so ó tún wá gbé fix ọkàn rẹ mọ́ imam mọ́ kẹrọ imam oníwó mọ́ fọ́lù tí ẹ títí tí yóò fi kírun tán next one ni pé allah yadkhulu as-sala ló jẹ́ kí sẹ́rí kí ni ẹjẹ́ kí note kìíní kan ẹgbẹ̀n tí bá ń sùn lórí òun mathalan yóò mọ̀ sùn lórí òun ṣètọ́nù ti gbé lọ ẹgbẹ̀ tí mọ̀ bá lè ṣe assalamu alaikum warahmatullah assalamu alaikum sọ yóò lájú ibi tó ẹka tí mọ́ fúra ní pé a níṣẹ́ ìtọ́nù yìí ṣe alálàgbákò ni à mọ́ sùn túrọ̀ tí ń wọ́n wá ṣe kíná pé assalamu alaikum rahmatullah mọ́ ẹ̀ṣọ́ alájú kí ní ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ gan lọ́pọ̀lọpọ̀ gbà àbí Allah subhanahu wa ta'ala kó lára wọ́n nínú ẹni allah yadkhula as-salah wa huwa fi inshighalil bal wọn àwọn ma ń dá ọkà láàmú ma kí ní ẹbá wà wọn ma ti wọ́nà wọn táwọn tí ma ń dákù láàmú tó bá sí wà tí ń dámú mindirin min ajili shahawati aklin aw shurbin ló jẹ́ kí makuru ní kíyàn kírun tí oúnjẹ bá ti wà nílẹ̀ oúnjẹ wà hanta tẹ̀ṣtẹ̀hì ó fẹ́ jẹun oúnjẹ yí ń wú ọjẹ́ kí náà ń pè wọ́n ti wá pè wọn ìsìláàmù fàyè gbá kó jẹ́ bí oúnjẹ yẹn náà àbíkò tí ẹ̀jẹ̀ gbogbo ẹ̀tán tó wá kí àbí ṣúrùbí abúfẹ́sáré mú kíní kan múná hmm? kò tó di pé owó táìmì ẹ̀rùn náà wọ́n ni min ajli shawati aklin aw shurbin aw min ajli mudafa'ati ahdil akhbathi so àbí kó jẹ́ pé kí náà ń pè èyàn fẹ́ dì kan nínú àwọn in tó ma ń jáde ní ojú ara nínú ẹ̀gbẹ̀ bóyí èyàn fẹ́ tọ̀ ní àbí èyàn fẹ́ lọ tọ́ilẹ̀tì kí èyàn mọ́ pa wá sórí wọn náà bí kí ní yìí kò sí tó fẹ́ ṣe sí the best ni pé kọ́kọ́ lọ yanjú rẹ̀ náà dhahaba jumhurul ulama ila sihhati as-salah wa ijza'iha walau ghalabat alayha alwasawis wa dhalika ma naqsi thawabiha wa ajriha bẹ́ẹ̀ni àwọn olùbáṣàlàyé pé ìrun kò sí ó lálàáfíà lóòtọ́ táwọn nǹkan mi bá gbómúlẹ̀ nínú àwọn wasawis àbí nínú àwọn bí àwọn ìtàtìṣàlàyé síwájú an bí Allah inshallah abẹ́rẹ̀ sí mú àwọn wa lórí ọ̀rọ̀ kò ṣóyí náà ni wọ́n kàwọ́ kọ́ mọ́ mọ́ wa ni àwọn mọ́ àwọn ahadith wa Allah subhanahu wa ta'ala kó fúrú jẹ́ hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh Yes, sir. Okay. sir. èyàn sùn lórí ok naam ok um, ẹni yóò sí lórí ohun èyí ò sí lórí ohun ó ti ọ̀nà rẹ̀ ti jẹ gan ọ̀nà rẹ̀ ti jẹ gan ṣe báyẹ̀ rẹ̀ fìyẹ̀ tó sùn débi pé wọ́n tún sálámà gan kò túnmọ̀ pé ìmáàmù tó ti sálámà ó sì wà lójú ohun rẹ̀ ni ó sì wà fi gọ́fù láti hì náà iman a ni wele nǹkan yóò ṣe ìyáadá tó sọ́lá ni ìdí ní pé ní reality ó ti kó lórí bí ìgbà tí ẹni yẹn bá ọra bọ́ sẹ́yìn tó sọ̀rọ̀ afẹ̀gbẹ́ lílẹ̀ tó sì sùn ẹni pé àlè ní pé ìgbà tó sọ́rọ̀ afẹ́gbẹ́ tó sọ́rọ̀ sùn mọ́mù asálámà ní pé àfà ẹsálámà tí wọ́n máa sálámà bẹ́ẹ̀ ẹni ẹ ti lúzi ehun tó pọ̀ nínú àwọn àríkánù sọ́lá tó rọ́ dájú pé bóyá lórí rùkú gan kò sí lórí ó kàn sáà ń lọ kò tí ẹ̀ sí lórí rẹ̀ so ìyẹn kọ́ ehun yẹn ti lọ wallahu a'lam àmì àtùm so assalamu alaikum warahmatullahi